الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد أدقى فالله سبحانه وتعالى تتون سيران كي أجوكو لين باتا كيكوته كتون سيران فاني pẹ̀lú ìntọ́lọ̀wọ̀ subhanahu wa ta'ala wá sí níran nínú àlàyé àti ìgbéyẹ̀wò tíra muthallath Qutrub ta sọ fún pé Qutrub ní ẹni aláwọ̀kọ́ tó gbé tathlith kalẹ̀ so lẹ́yìn rẹ̀ àwọn ẹlòmínà wá kọkútọ́ wá di pé Ibn Maliki yìí akimala rẹ̀ so ibi ta dé lánàá mala adami hajjiri abi ṣe bí ya ti kábi àbí ok ó ní ẹkílá pé hajjir kẹyìn kílá pé hajjir lánàá ẹ̀ à ẹ̀ṣọ́ ẹ̀ àbúkílá pé hajjir ẹ̀ afá Ibrahim kílá pé hajjir ẹ̀ ara ẹjẹ́ ká hakini ẹmọ̀kan ṣe rí tàbá ti ṣetán tàbá ti kàtán ẹni tó bá ha tó sì mẹ ìtumọ̀ ẹyọ kọ̀ọ̀kan inṣáàláhù yóò gbà tíra inṣáàlá kódà tíra méjì ni ó gbà so yóò gbà tíra tó mẹ ìtumọ̀ ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ débi tó tán sí so yóò gbà tíra inṣáàlá so tó wá ha tó ha musallaf kuturu tó wá mọ̀ túmọ̀ rẹ̀ pé ìtumọ̀ eléyìí ni o ìtumọ̀ eléyìí ni o tí mo bá ní kí ni túmọ̀ tààrọ youth so tó mọ̀ pé ẹ̀hẹ́n al-ibta' àbí kẹ́ẹ̀mọ́ dìlé nǹkan náà ń pè bẹ ẹ̀hẹ́n kí ni túnmọ̀ al-wila kí ni túnmọ̀ al-wila nazmana wa hakadha ala al so kí ni túnmọ̀ wila ẹ̀hẹ́n tó mọ̀ túnmọ̀ rẹ̀ so irú ẹni bẹ́ so <laughs> náà náà bìdá ó ní kúl bismillah ó ní kúl thalathatun fi sarrah wa wa qirratun fi sirrah wa khirqatun fi surrah mashdudatun min dhahabi ó ní kúl thalathatun fi sarrah ó ní sọ pé sarrah ní jama'u àwọn èèyàn àbí jama'a ní ń pè ní so ní àwọn mẹ́ta sọ pé sọ́rọ̀ ní wọ́n but sọ́rọ̀ náà ó tún wá pẹ̀lú ìtumọ̀ mí gan so náà ni kíyàn pariwo gan so náà ni kíyàn pariwo gan as-sayhatu so náà pè ní sọ́rọ̀ so ó eléyìí sì wọnú fi sarratin so so ìyàwó annabi Ibrahim ó wá nígbàtí ó gbọ́ta màláíkà fún annabi Ibrahim ní orin so fi sarratin ah lẹ́ni tó pariwo so wọ́n ni kúl thalathatun fi sarra wa qirwatun fi sirra wọ́n ni sirra wọ́n ń pè ní alqirwa so òun ni òtútù tó lágbára so òtútù tó lágbára shiddatul bardi so alqirwa ní kíyàn wá indisposable kíyàn má move so وقرة في سرة وخرقة في سرة سرة ni kí nǹkan ya tí nǹkan bá ya tí nǹkan bá ya bí tó bá lu so kọ́ wá sí pé wọ́n mashdudatun min dhahabin kan wá blọ́kù kì níyàn kan fi nǹkan kan blọ́kù kì níyàn bóyá wọ́n fi gold wọ́n fi d so irú yẹn wọ́n pè ní surwa khirqa so kí nǹkan qata'a kí nǹkan gé ń pè ní khirqa so surra kí nǹkan kó má fọ́ bàjẹ́ kó fọ́ lọ́nà tí wọ́n fi rí tún ṣe wọ́n mọ̀ pé kíní ẹni kíní fífọ́ bó ṣe fọ́ ìwọ́n ni fil aniya surra wọ́n kà ní à surra wà ń bí àwọn bil kala al-ushbu kókó wọ́n ni yúdá bil kala òun náà ń pè ní alkala but haqiqatan kala'u ni kala'u kìí kala so ọdọ́ olè tọ́ tí wọ́n fẹ́ kọrin kíyàn ṣe takfifu hamza bẹ́ so but ní lílo láwùyàn gangan wọn kí ń lò ní kala kala'u ni so kala so in tó fi ṣe pé ṣẹ́rí gbogbo àwọn kìíní tí wọ́n bá lè àwọn kìíní yìí nínú ti i'lam bi muthallathil kalam ti ibn malik ó ṣàlàyé gbogbo àwọn kìíní ilẹ̀ yọyọ ìtumọ̀ rẹ̀ gangan torí pé àwọn ìtumọ̀ míì wà ń bí tó wípé mo sọ̀kan náà fún wa eh, sùlámà àbí but kèése túnmọ̀ tí wọ́n mú wá fún so ibn malik ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tahqiqat tó yà àgbàfà ní ibn malik àgbàfà ní kódà àwọn àfáà lọ́gọ̀ ma ń sọ pé tí àfáà tó bá kọ dictionary tó bá tó bá ṣe kí ló kọlẹ̀ tí bí malik bá yapa pẹ̀lú àfáà tó kọ dictionary gba in tí bí malik sọ ní kó wọlé sorry ìpínlẹ̀ torí pé imami ní bí malik so wani ni al-ushbu bil kala so but àkíkọta ní tán pè ní kala ni tí ẹjíká délẹ̀ náà wàlìlhìrọ́sà ti alkila alkila òun ni alhìrọ́sà kíyàn but alkila'u náà lòun náà so alkila'u àbí alkila'u so kíyàn alhìrọ́sà kíyàn protecting nǹkan so ó túnmọ̀ pé kílà yìí náà so yóò mọ̀ túnmọ̀ kílà ti mùsánná eh, ti mùsánná kílà kílà hùmá so èyí tó èyí tí bí Málíkì mú walil hirasati al so al-kila kìí ṣe bọ́ sí ń lò nìyẹn al-kila'u al-kila'u so kíyàn dáàbò bò nǹkan náà pè ní kílà gẹ́bí Qutrubu ṣe sọm bíbà so ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala náà sọ́nà Qur'an pé kul man yakla'ukum bil-layli wan-nahari min ar-rahman so ọ̀rọ̀ ọba sọ́nà Qur'an kul man yakla'ukum ta ló ń sọ so tàlẹ̀ tó ń sọ yín so so alkila kíyàn sọ́yàn ìhìrọ́sà kíyàn protecting kanan pẹ̀bẹ̀ wàjámù kúlíyàtín kúlà wàjámù kúlíyàtín in tán pè ní kúlíyà òun ni ṣebí kidney náà ló ma ń purify nǹkan àbí ni àtọ́ fi jáde tí ẹ̀jẹ̀ ó tọ́ Ah, ah. so kidney ni ẹgbẹ́ ma bá ẹni tó wà mẹ́ṣin pọ̀ àrí so so wọ́n ni alkula jama'o kílọ̀kọ̀ rẹ̀ jama'o kúlíà so kidney ṣe bí wọ́n náà pè lẹ́dọ̀ àbí kidney ok kidney so kidney to jama'o kúlíà tin kúlà so wọ́n ni jama'o kúlíà jama'o kidney òun náà pè ní kúlà so lè sahih so li kulli hayyin dhi abi fún gbogbo ẹni tó bá wà láyé tó ní bàbá so yóò ní kíni yóò ní kíni rìn so kọ́lá yóò ní méjì so wọ́n ni aljaddu walidul abi aljaddu òun náà ni bàbá bàbá àbí kò ní àníháyà so aljaddu walidul abi so wọ́n sì máa ń lo jaddu náà fún Ah, kílùkọ rẹ̀ jaddu fún ṣe ìgbìyànjú lápẹ́ ni wala yanfa'u dhal jadd minkal jadd so so jadd wọ́n ma ń lò fún ní wọ́n ma ń lò fún ẹn tó ní ẹgbẹ́yà bí lock ara ah, so bí lock bákanáà wọ́n ma ń lò jaddu náà fún tán bá fẹ́ ṣe jàlálà nǹkan afẹ́ ní nǹkan lọ́lá wa annahu ta'ala jaddu rabbina so ni aljaddu walidul abi in ta ń pè ní jaddu ni bàbá bàbáyàn waljiddu diddu la'ibi so aljiddu o ni ìdàkejì kí ẹ ma ṣeré kí ẹ ma so aljiddu so bí kẹsìrì jim lòun tí ẹ wọ́n ni waljuddu inda la'arabi wọ́n ní tán pè ní jùdù lọ́dọ̀ àwọn lárúbáwọ́ albi'iru dhatul kharabi albi'iru dhatul kharabi odò tó ṣe pé ó ti ó ti ṣe kílòkọ rẹ̀ ó ti parun olówó odò yẹn má so kàngáàbí albi'iru so wọ́n ní wọ́n máa lo jùdù náà fún kílòkọ rẹ̀ etí bèbè odò ẹgbẹ́ odò wọ́n máa lo fún wọ́n máa ń lo aljùdù so aljuddu inda al'arabi albi'iru dhatul kharabi kànga tó ti tí kharabu ti débà ó ní jariyatun ihdal jawar ó ní jariyatun ihdal jawar jariya ni aha ṣe pé mo ń sọ fún wa pé tírà yìí so ti fayyumi dikana yi tó wà pagani ṣẹ̀gbẹ́ mọ́ sọ fún pé dictionary tó wà pagani tí tó yí pé tọ́lìbùn ilmi lè máa fi ṣe aslu ó lè máa wà àwọn mí náà kó máa sàǹfàní bẹ̀ wọ́t ah tó gbé sáàlù ìbárọ̀ àwọn ìbárọ̀ rẹ̀ ó rọrùn gẹ́ ẹjẹ́ nǹkan tó wà nù misbahil munir fún wa kẹ́ wo àǹfàní ó ní jariyatu as-safinatu al munsha'atu fil bahri kal a'lam so asafina àwọn ọkọ̀ ojú omi náà pè ní jariya ó wá ní summiyat bi dhalika wọ́n ní in tán fi sọ bẹ́ẹ̀ li juriyaniha fil bahri torí pé ó máa rìn lórí odò wa minhu qila lil ama látara rẹ̀ náà wọ́n ti máa ń sọ fún ẹni tó bá jẹ́ al ama wọ́n ní jariyatun wọ́n ni ala tashbihi li juryaniha ah, mustaskharatun fi ashghali mawaliha wọ́n fi ń jọ bí ṣe mọ̀ pé ẹrú yàn náà bí ó ṣe máa lọ bí ó tí ó máa bọ̀ tí ó máa jẹ́ṣẹ́ olówó rẹ̀ so inú misbahil munir ni o wọ́n ni wal so in tán sábà máa ń lo járíà fún ọ̀dọ́bìnrin na máa ń lò fún ọ̀dọ́bìnrin àkílọ́kọ̀ náà ma ń lo járíyà fún lè khifatiha thumma tawassa'u lẹ́yìn náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ń lò járíyà wọ́n bẹ̀rẹ̀ sí ń lò fún gbogbo ẹrú náà ma ń lò fún wọ́n ni hatta sammaw kulla amatin tí tó ti pé gbogbo ẹrú gbogbo ẹrú pátápátá wọ́n ni wọ́n ma ń pè wọ́n ni járíyà wa in oye wọ́n ni wa in kanat ajuzan la taqdiru ala sa'i tí ò lè ṣiṣẹ́ mọ́ wọ́n ni tusammayat bima kanat alayhi wọ́n sọ pẹ̀lú nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀ wọ́n ni wal jam'u fiha jawari sawu misbah al-munir ẹwà dúró àǹfàní pẹ̀lú àwọn ìbárò tó wà tó dùn gbọ́yé ìgbàmí wà èyí ó wò dìṣẹ́rárì ó tún ní dìdìṣẹ́rárì fún tó tún wò oye so ó wò but tí a bá dún nínú misbah al-munir tí a máa wo àwọn iṣẹ́ aláàrẹ̀ mìíràn tí a fi ń ṣe kúrò tí a bá lè ha tí a bá lè ha ó kéré nù nǹkan tí àwọn táwọn àfáàmà àwọn àfáàmà tí ma wọ́n tánmà ń ṣe gbogbo àwọn ibùn mẹ́lìkì táà ń sọ yìí kò fò mọ́ wọn lára náà àbí kò kàn jí lójọ kan àbí kò kàn rìn lọ kó wá dé oye so kó kàn rìn lọ kó wá dé kó wá nítọ́ òun ti mọ gbogbo ológa rọ̀bíyà ó wá kọ́ alfíyà ẹgbẹ́ èdò ní ìbẹ́ àwọn mọ̀ sí pé bọ̀tàdúwà ní ibìnimọ̀ alìkì tọ́sí so ìyẹn náà gbìyànjú ni bóòlì yẹn sí fẹ́ ní málaka bóòlì yẹn sí fẹ́ ní agbára àti control nínú mẹ́yẹ láì sí pé èyàn kọ́ dáadáa so ó dá plan ẹ́ ní tó wà ń bẹ̀ ni pé ok ìbà ìmọ̀ olópin èyí ma wá mà lọ́nà ni àbí so ok ó níbi tẹ́yìn target àbí kó sí ìbítẹ́ target náà so tí ò bá ti tẹ́ ò bá ti ní pé bíbà ilò òun target pé tọ̀ ọdún mẹ́ta náà ni ní èmi ò lásìkò tó bá rùn èyí ò lè jẹ́ olùmọ̀ kọ́lá ò lè jẹ́ tọ́líbìn ilmi gan láwọn àyè mítà bá fẹ́ pé èyàn tọ́líbìn ilmi ẹ̀bọ̀ tó bá yí pé èyàn wá mà lọ́nà ni kò lè plan òjọ́kẹ̀ẹ́mí náà ha mẹ́sàn ń ha sórí tó bá yí pé èyẹ́ yìí ní time tọ́lọ́n bá léyàn ẹ̀míyàn gún o tọ́lọ́n bá ló mọ ìgbà tí yàn but tó bá yí pé èyàn ó pẹ́ láyé pé àwọn padà wọn kábà wọn pé ah nígbà tó wá dàgbà ìsì ha so oríṣìíṣìí nǹkan tí ó padà sí yẹnu wọ́n ni jariyatun ihdal jawab wọ́n ni jariya ihdal jawab so ẹ̀rí pé nígbàtí alfayumi nígbà tó fẹ́ mú jam'u jari wa ya kí ló pè ó ní jawa kí ni jawari kò pé ní jawar jawari ló ń pè so in tí mo sọ fún alẹ́ ìkan nìyẹn pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí wọ́n fi síbí lórí pé ó ní tẹ́fìlìtì ní tòótọ́ but kìí ṣe ìtumọ̀ rẹ̀ náà fi síbí tó pé wọn kí ń pè ní jawar ọdó ọdó ọdó àwọn ṣe ismu maqsurun so tó bá tán bá ti fi alifu aláàmù sí wọ́n lè ṣe wákùfù lórí rẹ̀ pẹ̀lú pé kán ṣe hazfu yáyìn so aljawar so àpẹẹrẹ náà kan wà nínú Qur'an eh ihdal jawar so ihdal jawar tó yẹ kó jẹ́ jawari oye jawari so wọ́n lè pè ní aljawari wọ́n lè pè ní aljawar so méjì ló tọ́ so tán bá fẹ́ ṣe wákù lórí ismu tí mọ̀ kúsù ní àbí maksur so jariyatun ihdal jawar so jawar so eh so àwọn sọ fún wa pé wọ́n lè ṣe wọ́n lè fún náà sùkún tán bá muta'al muta'al èyàn lè sọ pé muta'al alkabiru muta'al ó wà ní Qur'an oye alkabiru muta'al so nínú ẹ̀rí pé bóyá náà àwọn kẹrọ áti mi wọ́n sọ pé alkabiru kíni alkabiru muta'ali so yí wani jariyatun ihdal jawar wa masdarul jaril jiwar wani wa masdarul jaril jiwar wani masdaru jar ìmọ̀ bára ẹni gbélé àbí ìmọ̀ súnmọ́yà níbi ìbára ẹni gbélé wọ́n ń pè ní jíwáàrù oye jíwáàrù so wọ́n ni wa raf'u sawtin al-juwar so juwar ní pé kíyàn pariwo náà ń pè ní juwar so ọ̀dọ́ wọ́n ni asìlò rẹ̀ ni juwar in ta fi rí rẹ̀ náà ni so wọ́n fi juwar sí so but wọ́n mọ́ sí takhfif jùwárù wúwo tó wọ́n ṣe pé ní wọ́n pè ní jùárù ó ní wa raf'u sawtin al-ju'ar min waja'in látara ìnira aw karabi àbí látara ìrora so ó ní àmàrọ̀ so àmàrọ̀ yìí nìkan náà ní fi'il tí tí Abdulaziz al-Maghribi tó mú tẹ̀sílì sí rẹ̀ ó ní wa daruhu qad amarat عمارة وعمرت نفس الفتى وعمرت أرضك بعد الخرب ó ní داره قد عمرت tí nǹkan bá wà nínú nǹkan tí nǹkan bá ti tí nǹkan bá ti bẹ̀rẹ̀ sí gbé nínú nǹkan na ma ń pè ní àmàrọ̀ ẹ̀fà àmàrọ̀hù ó gbénú ẹ̀ so àmàrọ̀hù so dáàrùhù ilé rẹ̀ kọ̀dà àmàrọ̀tì so ó ti di pé wọ́n ń gbé bẹ̀ imaratan so masdar rẹ̀ ni imaratan wa amirat ṣùgbọ́n amirat ń tí ẹ̀ so látara umru lòun ti wá látara ìsẹ̀mí so amira ó ló sẹ̀mí kẹ́mìyàn gùn so nafsul fata amira nafsul fata ẹ̀mí èyàn wọ́n ni wa amurat tama ni amurat bi dhammil mim wọ́n arduka ba'da al-kharabi so arduka so ba'da al-kharabi wọ́n ní kíyàn àmúrọ̀ kíyàn rí ọ̀rọ̀ kíyàn rí ọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ́ ní ń pè ní àmúrọ̀ so kíyàn rí ọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ́ òun ní ń pè ní kíni òun ní ń pè ní àmúrọ̀ ìṣẹ́ ti mú lẹ́yìn àìmẹ́yẹyà ó wá padà rí kíni حمام بالتخفيف والموت قل فيه الحمام يكون انكو ني حمام so يكون انكو ني كني حمام وعلى من جاء الحمام وني علم او كولار وانا انكو ني الحمام الحمام oy so a sì rí pé a rínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tán sí kíni tí so الحمام وني بضم tàbá ti rí tẹ́yàn ha mim alif mim dó yẹn kìí ṣe hamam humamu ni oye so alaman so abdulaziz ibn ladri sọ pé alaman ja alhumam ala fata muntasibi so lórí àkílọ́kọ rẹ̀ lórí èyàn tó sì pé wọ́n fi ń tì sí wọ́n fòkọ̀ yẹn ti sọ́dọ̀ rẹ̀ ó jama'atun nasil mala ibi tí mala náà ti wánu so ni yìí sọ́lá ibi tí mọ́lá náà ti wánù jama'atu na ó kàí pé àwọn èèyàn ló lo ìlò yẹpẹrẹ mọ́lá ní so tánàbí sàlásán ò sì fẹ́ pé kí ẹmọ yẹpẹrẹ èèyàn torí ìran àbí ìwọ náà fẹ́ máa lògbé sí ayé mọ́lá sí àbí wọ́n ni jama'atu nasil mala wọ́n ni ìjọ àwọn èèyàn náà pè ní mala so but haqiqatan mala'u ni mala'u so eri pọ́lọ́wọ́ bá náà ló nù Qur'an mala'u min qawmihi so jama'atun nasil mala' so mala'u ni but in tan pè ní mala gangan bíblì malik ṣe sọ́ntí ó ní pé ojú ilẹ̀ gangan náà pè mala orí ilẹ̀ gangan báyìí orí ilẹ̀ náà pè ní mala so wakul awanihim mila so almila awanihim so sọ pé àwọn abọ́ wọn mila ní kókún so almila'u so almila'u so ni pé okún so àbí a e almila'u al, almila'u almil'atu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tó mọ́ ń gbà wá so wọ́n ní okún wàlúbùsùhún hiyalmula wọ́n ní aṣọ wọn òun náà ń pè ní kíni òun náà ń pè ní múlà so ìran kan nù aṣọ náà ń pè ní múlà mina abẹ́kọ́rin látọ̀dọ̀ ẹni tó sì pé kíni kílùkọ́ rẹ̀ abẹ́kọ́rin ṣe rí asúlù abẹ́kọ́r gangan wọ́n sọ pé ìlú kan ní Iraq ní pé ó wá sí pé àwọn èèyàn bẹ̀ orí wọ́n pé gan orí wọ́n pé gan so wọ́n ma wá ó wá di páwọn lárúbáwá wá ma wọ́n fi ń ṣe àpẹẹrẹ kó tó wá di pó wọnú èdè lárúbáwá pé ah ní pé abqar wọ́n ma ń lò fún in tí nǹkan bá jọyàn lójú àfi tí nǹkan bá gbọ́n tó bá tó exceptional ni abqar abqariyun so tó sì kó ní góòdì nù mudhahab so mudhahab tó ní góòdì lára so bó ti ẹ̀ sí pé ilé yóò tọ́ wọ́n ni aṣákìlù àínú limithli aṣákìlù òun ni irú nǹkan aṣákìlù irú nǹkan so àpẹẹrẹ irú nǹkan mithlu mithlu nǹkan wà ṣíkìlù husnu dalli aṣíkìlù ni ọ̀rọ̀ tútù so ọ̀rọ̀ tútù àwọn ọ̀rọ̀ wọn kọ́lá wọn nígbàtí wọ́n ń ṣe tán sàràyẹ rẹ̀ wọ́n ní àṣíkìlù àwọn ọ̀rọ̀ tí yẹn ma ń sọ sí ìyàwó yẹn àwọn ìjà sọ kóbìnrin àwọn ọ̀rọ̀ tí yẹn ma ń sọ sí ìyàwó yẹn àwọn ọ̀rọ̀ tútù ìwọ nìkan náà ni ìwọ nìkan náà ni lọ́wọ́ báyìí oye so àbí pé àbí pé ah kódà yìí tí ń báyàn pàdé ìbáni tó dá ọtọ́ pàdé <laughs> oye olóńpẹ̀ ní gini àṣíkìlù so wọ́n ni kílùkọ́ rẹ̀ wà ṣúkùlù kọ́ ìdù lùgúlì so wọ́n ni àṣúkùlù sẹ́kẹsẹ́kẹ̀ nú o sẹ́kẹsẹ́kẹ̀ náà pè ní àṣúkùlù tí ma fẹ́ sọ àṣíkìlù tí wà lọ ní àṣúkùlù <laughs> so الشغل قيد الغل مخافة التوثب so التوثب ni pé kí wọ́n jẹ gàba léyàn lérí kẹ jẹ gàba léyàn lórí lọ́nà ìtọ́ tawassaba alayhi ah ó jẹ gàba lé lórí so lọ́nà ìtọ́ wọ́n ń pè ní التوثب so والشكل قيد الغل so sẹ́kẹ́sẹ́kẹ́ so wọ́n ní makhafata tawathubi so látara pé èyàn bẹ̀rù pé àkí ọmọ kọmọ jẹgàba lẹ́rẹ̀ lórí wọ́n ní muttasilu ar-ramli ar-raqaq muttasilu ar-ramli ar so àwọn àyèdíyẹ pẹ́ wà ọ̀nà ń pè ní raqaq náà ń ní raqaq وفي مسيل الماء رقاق so aye to mi man to man san na npe ni riqaq so baka na ibn malik sọ pé jam'u raqiq ó ní riqaq jam'u raqiq ó ní kíni ó ní riqaq so tuma pé ìtumọ̀ méjì ni aye to mi ngba san so tabade wo na o tamani aye to mi ngba san ni torí pé ara wọn ọ̀rọ̀ mi náà tó jẹ́ mẹ́dàrọ àti kọf tó dá lórí ayé so tó dá lórí ayé ìyárùkù òun ti ní àyìn nínú so ti o ti kó mẹ́dàrún pátápátá so irun sin almanhalu rọkọrọk ẹwọ arọkọrọk oye so wọ́n eh irrigation well alì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ariqaq alì sọ pé bóyá irrigation bóyá alì sọ pé irrigation àyè tó mi ń sàn tó mi ń gbásàn wọ́n ni wal khubuzu in raqa ruqaq tí bẹ́ẹ̀dì bá ti rọ̀ so wọ́n pè ní kíni wọ́n máa ń pè ní ruqaq so <laughs> bẹ́ẹ̀ ni àpẹẹrẹ tó dánú yóò kà ní irú ruqaq wọlé lè báyìí so irúgbẹ́rì tó rọ̀ wó lélẹ̀ so pẹ̀lú ọ̀rọ̀ ibi Malik yẹn ó túnmọ̀ pé riqaq a lè fi ohun wé bóyá bí bóyá ajib àti ujab bóyá ajib raqiq riqaq àti kíni àti ruqaq torí a sọ fún wa pé riqaq náà wọ́n máa túnmọ̀ kí tí bẹ́rì bá rọ́ ọmọ pé ní kí ni ah khubzun ruqaqun akaltu khubzan ruqaqa wọ́n ni yuqalu inda al-arabi so òun náà ma ń pè lọ́dọ̀ àwọn lárúbáwá so òun náà ma ń pè náà ní ọ̀dọ̀ àwọn lárúbáwá ó ní su'uru laythin qamma su'uru laythin su'uru ni àṣẹ́kùnkẹ́ so àṣẹ́kù nǹkan náà pè ní súúrù súúrù òun ni àṣẹ́kù nǹkan so súúrù òun ni àkíní àṣẹ́kù nǹkan layth òun ni bóyá bí àwọn koríko so súúrù laythin qamma àṣẹ́kù koríko náà pè ní kíní òun ni qamma níta jẹkù àjẹkù koríko òun pè ní kíní qamma òun ni wa ra'su thawrin màlúù àbí gbogbo tó bá ti ga jù lára nǹkan náà ń pè ní qimma bọ̀ thawr màlúù náà ń pè ní thawr àbí wọ́n ni wa ra'su thawrin qimma so gbogbo tó bá ti ga lára nǹkan gbogbo tó ga jù lára nǹkan so yóò kàn ní unzur ila qimmatil bayt obi tó ga jù lára lè wọ́n ni bi kasriha wal qumma wọ́n ni pẹ̀lú kẹsìrọ̀ ní ìtasọ̀tánsí wọ́n ni wal qumma kún ma ń tí ẹ̀wọ̀ masbalatun lil khoshabi so wọ́n ní masbalatun lil khoshabi wọ́n ní masbala ayedoti atan so nan pè ní kíni kumma ibena láti rí kíni kumama oye alkumama so masbalatun lil khoshabi so fáwọn kíni fáwọn ìdọ̀tí wọ́n ní la tarkanan li ولا تلذ بالسل واحذر طعام السل وانهض نهوض المختبي oni látàrkaná lè sọ́lì asọ́lì àyè tó gbẹ́ ilẹ̀ tó gbẹ́ na ń pè ní asọ́lì oyi ilẹ̀ tó gbẹ́ tó fẹ́ ma lọ sí sọ́lì o kama wọ́tí wọ́n ni wà látàlúrù bí sílì má ṣe jẹ́ kí nǹkan sá ọjẹ́ pẹ̀lú àsílì àsílì ní orí ejò oye àbí wọ́n ma ń pè ní ejò gangan fúnra rẹ̀ so àsílì oye o ni wà zárútọ̀ àmà súlì àsúlì ohun tí ẹ̀ ohun ni ẹran tó ti bàjẹ́ tẹ́wàá fún ẹ̀lẹ́ran tó ti bàjẹ́ ẹ̀yàn wá fẹ́ kó díẹ̀ nípa ẹran yìí ti bàjẹ́ rẹ̀ fẹ́ gẹ́ni tí ó gbé fún ìmọ̀ ẹ̀rí adásólòn so ẹni tó tóun náà bá ti mọ̀ tẹ̀fìlìf yóò ti mọ̀ pé yóò ti mọ̀ tẹ́ sọ ọ̀ tó bá ní adásól tó bá ní poison tó bá wò pé poison ló ń sọ so bó ti jẹ́ ni àwọn ni wàhálárùtọ̀ àmà sólì sọ́ra fún oúnjẹ tó ṣe pé sólì ẹran tó ti bàjẹ́ náà ń pè bẹ́ẹ̀ وانهد نوض المختبي wanham so dìde so tí yẹn bá sùn tó bá jí náà ń pè ní nuhud so súnsún èyàn sùn wá jí so bó àwọn ilé iná wà lára àwọn furuk àwọn furuk lọ́gọ̀wíyà pé ìyàtọ̀ tó wà láàrin qiyam nuhud àtàwọn kan tó jẹ mọ́bẹ̀ so wanhad nuhudul muqtadi dìde ní dìde ẹni tí ó ń kánjú má dìde ní dìde ọ̀lẹ ó ní zọ́bíyùn kàhílù ní tọ́lá zọ́bíyùn ìgálà kọ́ ní ń pè ní antelope àbí so zọ́bíyùn azọ́bíyùn ní antelope ìgálà ó ní zọ́bíyùn kàhílù ní tọ́lá zọ́bíyùn kàhílù tó ní dúdú lójú kàhíl tó ṣe kíni tó ní dúdú lójú so ti jẹ́ sífà báyìí so kàhíl ó ti ní dúdú lójú so makhul so wani wal khamru qul fihi tila so pé ọtí ọtí náà ń pè ní àpílà wani watulyatun min at-tula wani tán pè ní at-tula jidul fata al wani ọ̀nà ni ọ̀dọ́mọdé kílòkọ rẹ̀ tí wọ́n sẹ́ ń rí àbí nǹkan so ọ̀dọ́mọdé àti wọ́n sẹ́ ń rí òun ni kílòkọ rẹ̀ òun ni àtúlà so òun ni àtúlà ó ní ṣájjátù ra'sin amma ó ní ṣájjátù ra'sin amma so amma so òun ni kíni òun ni kí oríyàn bó ṣájjátù shajjatu ra's so gbogbo àwọn kìíní yìí èyí ma rí àǹfàní èyí ma wá àǹfàní tí a bá wọnú ẹwúrú bíbà nígbà tó fẹ́ ṣàlàyé na bí misbah al-mimani tusamma bidhalika idha kanat fil wajhi aw ar-ra's wọ́n ma ń sọ tó bá yẹ pé ojú ló wọ́n ni ṣájjátù rọ́sìn àmà ní tánpẹ̀ ní àmà ní kíríyàn bó túdàá wà kọlù ìmà ní tánpẹ̀ ní ìmà òun ni ìdẹ̀ra ní ni'ma ìdẹ̀ra wọ́n ni wà umma ní tánpẹ̀ um, ní umma ummatun òun ni kíni òun ìjọ àwọn èèyàn àpapọ̀ àwọn èèyàn umma min ajamin wa arabi so àbí min ajamin aw arabi nínú àwọn nusakh ni ó ní amal ghazalu farrasha amal ghazalu al ghazalu náà òun náà wọ́n máa ń lò fún al-dhabiyu náà bó tí ma wáwọn nǹkan yí tí mo ń sọ níbi níbi tíra misbah al ni ẹmà wọn kan wọ́n ní al waladu al wọ́n ní ọmọ tí ìgalaba bí واختلف الناس في تسميته بحسب أسنانه بحسب أسنانه wọ́n ní àwọn èèyàn wọ́n ṣe ìyapa ẹnu nípa pé kí lèyàn ó máa sọ lódí wọn ọjọ́ orí rẹ̀ àwọn ọjọ́ orí tí ìgalaba ní wọ́n ní wà àtàmẹ́tù qawla Abi Hatim ó ní òun gbára lé ọ̀rọ̀ Abu Hatim li'annahu a'lamu wa adbar torípòun ló nímọ̀ jù ló sì dé nǹkan mẹ́lẹ́jù wọ́n ni wakalamuhu fihi ajma' wa ashmal so Fayyumi sọ pé ọ̀rọ̀ Abu Hatim yìí ó kó gbogbo ẹ̀ sínú bẹ́ẹ̀ sì ni ó rọ kìrìkìrà gbogbo ẹ̀ ó ní qala awwalu ma yuladu fahuwa tọ́lá tọ́lá ta ti sọ fún alẹ́kẹ́ so dhobiyun kahilu ni tọ́lá so tọ́lá ẹwọ̀n kẹwàá inú Misbah al-Munir so wọ́n ni thumma huwa Ghazal lẹ́yìn náà yíwa jẹ́ Ghazal wọ́n ni wal-untha Ghazala abu rẹ̀ náà pè ní Ghazala wa idha qayya wa taharraka wọ́n ni tó bá ti wá lágbára títí hmm, tó ti lè gbọ́nra wọ́n fahuwa shadin wọ́n ni fa idha balagha shahran fahuwa shasarun wọ́n tó bá ti pé oṣù kan wọ́n yóò jẹ́ kíni yóò jẹ́ shasar wọ́n ni wa idha balagha sittata ashhur tó bá ti pé oṣù mẹ́fà aw sab'a so tẹba fẹ́ yóò yẹ kẹ́ mọ́ sí gala náà gbogbo àwọn ọyẹ̀kẹ́ ìlọ́ mọ́ sí àbẹ́ Allahu musta'an wọ́n ni aw sab'a fahuwa jidaya wọ́n ni lidhakar wọ́n ni fahuwa jidaya wọ́n ni wọ́n ma tó bá ti pé oṣù mẹ́fà àbóṣù méje wọ́n pè ní jidaya so lidhakari wal untha wọ́n ni wàwọ́ hashafun wàwọ́ hashfun aidan wọ́n tún wọ́n ni warwasha ulfata mina dhiba wọ́n ni arwasha'u àbí arwasha'u jari so wọ́n láwà ń bẹ̀rẹ̀ sí báyìí so amal ghazalu farwasha wọ́n láwà ń bẹ̀rẹ̀ sí báyìí tó sọ pé musbahul munir sọ pé arwasha'u alfata mina dhiba àwọn ọ̀dọ́ nínú àwọn gálà èyí tó ti ó ti dùn so náà pè ní kíni àrọ̀ṣà ṣe gbogbo ẹwọ́ sí tó gbogbo ẹwọ́ sí tó so tó bá wo ìtumọ̀ kílùkọ rẹ̀ nìkan ìtumọ̀ al-Ghazali nìkan ó rí rọ́ṣà ó rí zọ́bíyù ó rí oríṣiríṣi nǹkan kò tẹ́ bá sí ha ó ti di tìyàn náà kò sẹ́nìkan tí ó wà ní tọ́ ẹ̀tí so àyín sọ pé a <laughs> ń tasọ̀ hí so lálàáfíà so kò sí gbà ma so wọ́n ni amẹ́lùgọ́zálù farwọ́ṣà wàlhábùlù lè dálwì ríṣà okùnà ń pè ní ríṣà okùnà ń pè ní kíni àríṣà oye o ni wà bá zùlù mẹ́lì so àríṣwà bribe jamurai ní kíni àrúṣà so rúṣà kama fún kama gbọ̀nà irú fáwọn èèyàn lówó <laughs> ẹjọ́ jáde níwé ẹjọ́ lọ wà bá zùlù máàlì ní rúṣà so jámọ́wò ríṣùwà ní kíni a rúṣà lè hakimin a mustaklabi so fún ẹni tó fẹ́ dájọ́ tó sì pé jíjẹ kásàmọ́ jẹ nǹkan istaklaba kó ma jẹ nǹkan náà ló mọ̀ so ní jẹkújẹ mustaklibi so lè hakimin mustaklibi so wọ́n ní habbul qaranfuli qaranfulu so kanafuru nanu so kanafuru so wọ́n ní habbul qaranfuli ah, azzajaj so ní èso èso hab ah, ka habbi hamili so wọ́n ní habbul qaranfil zajaj èso àbí kóró kóró kanáfúrú so <laughs> lárúbá náà ti mú alqaranful oye so kanáfúrú so habbul qaranfil zajaj ó ní wazujjul armahi zijaj wazujjul armahi azijaj ó ní azujjul armahi ìsàlẹ̀ ọkọ̀ arúmọ̀ṣù ní kíni ọkọ̀ so spear àbí so ìsàlẹ̀ rẹ̀ tó máa nírin ẹ kéèsókè ibi tàbí fi gúnyàn ìsàlẹ̀ tó máa nírin náà pè ní kíni náà pè ní azijaj walil qawariri azujaj so walil qawarir glass ọmọ náà pè ní zujaj zujaj ó ní wà huwa sari'ul 'atabi òun sì rẹ̀ yà má tètè ṣe kíni a má tètè fọ́ wà huwa sari'ul 'atabi òun má tètè ṣe kíni òun má tètè fọ́ so ní kunasatul bayti laqa kunasatul bayti ìdọ̀tí ilé òun náà ń pè ní kíni òun náà ń pè ní allaqa so but wọ́n mẹ́ ní gbogbo nǹkan tí yẹn bá jùnù náà ń pè bẹ́ẹ̀ yẹ́ mo ṣe sọ pé àwọn bì kan wà ń bí àwọn kan àwọn kọkọ̀ kan bí àwọn mùsàlásàtì ìlú ìpé tí a bá fẹ́ mọ lítẹ̀sìlítì rẹ̀ sí wá gangan èyí ó padà sí tíra ibi maliki oye but fún ìsinyìí náà ìyẹn lè máa lò bẹ́ wọ́n ni kunasatul bayti lákọ̀ wà záhfù wà záhfù kẹ́ mẹ́rin fásfàs wà záhfù lil harbi àbí ẹ máa rìn láti pàdé yàn fún ogun alìkọ́ ọ̀nà ń pè ní lìkọ́ù wazahul harbi lìkọ́ pé ogun rẹ̀ ń pè ní lìkọ́ bọ̀tà wọn mọ̀ pé ìpa asùlọ ní kíni kí n kan pàdé ara wọn wọ́n ni wa anta akhraqta lùkọ́ wọ́n ni ìwọ tó bá ṣe pé in tó jóná àbí nǹkan tó ṣe ó kọ rẹ̀ ní lùkọ́ ó ní ó túnmọ̀ pé min asalin ó túnmọ̀ pé ó gbé oyin wá sí bí láhàbí ó wá sí pẹ̀lú náà ó sí oyin pẹ̀lú náà so yóò di kíni yóò di pé yóò le àbí yóò le so náà pè ní kíni alúkọ so alúkọ wọ́n ni alhummat bóyùn gánà pé bàbá dúdú so ẹ̀bọ̀ ṣe bí ṣúgà náà ni wọ́n ó ṣe ẹ̀mí òun náà bọ̀ tó yín tó bá fi oyin tó bá ṣe oyin tó wá ẹ́ tó bá ṣe oyin tó wá dì tó dì káàmà jẹ́ káàmà jẹ́ òkè tọ́ wọ́n ni alhumatus mulmanna wọ́n ni alhumatus mulmanna wọ́n ni almanna ìtàn pè bẹ́ẹ̀ òun ni ejò almanna wọ́n ń pè ní kíni ejò tó pé húmà gbogbo nǹkan tó bá ti lè sáyẹ̀ jẹ́ ó ní walimtiyazu walimtiyazu alminna alminnatu kí a tọrẹ kí a ma bùyàn kanan pè ní alminna walquwwatu ismul munna ni ìtàn pè ní munna agbára so agbára náà pè ní munna wa hiya òun sì nìkan tí ẹ ma fi ṣe kíni tí ẹ ma fi ń boríyàn so agbára ni ẹ ma fi ń boríyàn wọ́n ni almatnu lilmar'il qara lilmar'il qara so ẹ̀yìn náà ń pè ní kíni ẹ̀yìn náà ń pè ní qara wọ́n ni <laughs> wà nuzlu dayfin al-qira so káwọn àwọn àlejò so ìdídé táwọn àlejò ma ń dé náà ń pè ní kíni alqira so dídé tán ma ń dé wọ́n náà ń pè ní kíni alqira wa jam'u qaryatin qura wa jam'u qaryatin wọ́n ni àpọ̀ kílùkọ̀rẹ̀ àpọ̀ tí wọ́n fẹ́ mú jam'u ìlúwà ni ìlúwà so wa jam'u qaryatin qura qura kò ní ó ní ka makkatin àbí níbòmí bí makkatin wa yathrib so yẹ́ bí Makkah àbí kíni àbí Madina Yathrib ní Madina ó ní ríkul habibi zolmu ó ní ríkul habibi ìtọ́ ìtọ́ ní ń pè ní azolmu wà fi ní àmì zilmu azilmu ni a kọ nínú àwọn nǹkan alfahlu akọ azilmu nù ó ní wà amma zulmu ẹ̀rí zulmu jẹ́ faljawru min dhi ghadabi òun ni àbòsí tó bá wá látọ̀dọ̀ ẹni tó ṣe kíni tó bá látọ̀dọ̀ ẹni tí ń bínú so mú kàn fi ghadabu síbẹ̀ ní kò necessary kò wá látọ̀dọ̀ ìmọ̀ rẹ̀ ní zulmu sí ìṣẹ̀lẹ̀ ó alqatru ghaytun sakibun alqatru oye alqatru òun ni kíni òun sakibun òun so òun ni òjò tí ń tẹ̀lera wọn tí walqitru sufurun dha'ibun so qatru yóò wà nù àdíta nabi sallallahu alaihi wasallam so àwọn náà ni látara iná ni qatru nada so qatru nada ojonu ojú tí ó sẹ o ní walqitru sufurun dha'ibu o ní alqitru ní tán pè bẹ́ẹ̀ ni kọpa òjé eh, náà kan náà ń so alqitru sufrun dha'ibun so sufrun so kọ́pà ni tó ma yọ so òní ma fi ń ṣe àwọn abọ́ gbogbo ẹ̀ wọ́n ni wà alqitru udun jalibun in ta ní pè ní kútùrù ń tiẹ̀ òun ni igi so igi tó ma ń sún ó gbé sínú àwọn kìnnìyà ìwọ̀n àmà òun sáré sí so òun dáadọ́ mẹ́sí kí yóò ma jáde látara rẹ̀ wọ́n ni min iddatin fil markabi so níbi pé ó yàtọ̀ níbi bọ́n ṣe gbé igunra wọn ó ní ọwọ́ ni hadha tamamu sharhi ma ó ní eléyìí ni pípé eléyìí ni pípé àlàyé ta fẹ́ ṣe nadhama man taqaddama tó ṣe pé wọ́n ti kọ́ àwọn tó ti síwájú nínú àwọn àfáà tó ṣe pé àwọn udaba ni wọ́n àwọn àfáà literature àwọn àfáà tó mọ́ ń pa musallasan lil quturubi so musallasi ti quturubi ni ó ní hadhabahu lil hibbi ó ní mo summarize e fún àwọn fún ẹni tí mo nífẹ̀ẹ́ raja'a afwi rabb raja'a eh, afwi rabbi látara pé mo ran kan àforíjì Olúwa mi amma jana min dhanbi látara nǹkan àwọn nǹkan tó ti tó ti a jinaya kí yẹn ṣe àwọn nǹkan tí mo ti ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ́n ni Abdul Aziz al-Maghribi so Abdul Aziz ló kọ́ mi mo sì wá láti Maghrib wọ́n ni musalli am musallima mo ń ṣe àsàlátù bẹ́ẹ̀ sì ni mo ń tọrọ àláfíà ala rasulil kurama lórí ẹfẹ́sọ́ di jánásí àbí òjíṣẹ́ tó jẹ́ òjíṣẹ́ alápọ̀nlé wọ́n ni wàl'áàlì wàl'áṣábí máa wọ́n ni àtàwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábà rẹ̀ máa láhábárí kò yá síríbí lókùn ìgbà tí barík so ìmẹ́lẹ̀ yẹ́sírib nígbà tó bá ń ṣe kíni tó bá ń láhà hmm. láwùhù nígbà tí bá ń ṣe kíni tí bá ń tàn so kí kí ọlá àti ìkẹ́ kó máa bá nabi sallallahu alaihi so hada so hada wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in